Gbogbo orí wá ìfẹ́ àbàbà, àlàáfíà ni ẹ̀mí dìbò ni orí eré Bí a ní ọ̀rọ̀ ọ̀rọ̀ yọ́ ọ̀rọ̀ ọ̀gbẹ̀ yóò ti, ẹ̀dá ara mìíràn, ẹ̀dá ara mìíràn, ẹ̀dá pàtàkì dáadáa, pàtàkì dáadáa, àbìrìnàjí rẹ̀ dáadáa, lọ́fọ́kàn mọ̀ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله علم الله وإياكم من القرآن ما جليلا وعلمني وإياكم منه ما سلمنا وذكرني وإياكم منه ما نسينا ونفعني وإياكم بما فيهن الآيات والذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أعوذ بكلمات الله التامات من شر ما خلق وإلى مدار الشافي وأعوذ بك علي يهدرون وأعوذ بك رب علي يهدرون أعوذ بسم الله الرحمن الرحيم Mo fi ọlọ́run kí àwọn bàbá àtàwọn àbá ara tí wọ́n bẹ ní ìkàlẹ̀ tí wọ́n bẹ ní ìjẹwà àti àti tí wọ́n bẹ ní ìjìmọ̀ ìpé kí wá lọ kí ó tí wọ́n gbọ́ wa kí wá rí lójú wọn láti rí lè ibi tó bá bá

gbọ́lọ̀wọ̀ pẹ̀lú mo fẹ́ sọ nípa àrùn ààrùn àǹtùrádì àwọn òyìn kéèṣe ìwé lásán kéèṣe ìwé tààlẹ̀ Ọlọ́run sọ ọba lè máa Ọlọ́run sọ ọba lè máa Iná sanúrìkì àyẹ́kàkọ́ lágbẹ́kìlá. Ipò wa Muhammadu sanúrìkì àyẹ́kàkọ́ lágbẹ́kìlá. Ọ̀rọ̀ táa mẹ́sùn kalẹ̀ fún ọ̀rọ̀ tó wù ojú tó àmú dáadáa. Ìyẹn ni pé Alkùránì tọ́lọ́ ń tẹ́lé wa lọ, ìkẹ́kẹ́ lọ́nà ń jẹ́ká ti ṣe é ṣe káyẹ̀ ìkẹ́kẹ́ Alkùránì, ọlọ́run ẹni ìkẹ́kẹ́ kéjèrè pẹ̀lú lọ́wà. Gbogbo ọ̀nà àbábà ìgbé gbogbo ẹni tó bá ti kàkùránì. Ó ti ṣe ó ti ṣe èèyàn láwájú ọlọ́run lẹ́ni tó tọ́, ó pèsè ojú ẹni tó kàkùránì tó ṣe èèyàn wájú ọlọ́run. Àwọn akẹ́kẹ́ ọ̀nà àkùránì, wájú ọlọ́run Àwọn àkẹ́kẹ́ ẹ̀mà àkàrà ẹ̀jẹ̀ ó ti kí ni ní ọlọ́

ó tọ́ lórí rédíò, ó tọ́ lórí tẹlifíṣàn, ó wá láàrín àpọ̀ tí wọ́n ní. Mọ̀ á sábú mi gbọ́bùlé ohun tàà ní ìwá sára. Mọ̀ á sábú aláwọ̀ bí àjẹ́ ìsáàtì ó tó bí àjẹ́ àrẹ́sẹ́gbọ́n. Lóbi jẹ́ sí pé láwá ní kàrìkìlá ní kẹ́bẹ̀ẹ́ mọ̀ bà wá. Bèjì máa jẹ́ bá ti kí adá àti ìmọ̀ lórí ìpèsè ní. Ẹni tó kà jẹ́ bèjì, ẹni tó kà náà ó jẹ́ bèjì, bèjì tó ń jẹ́ ní pé Gbogbo ẹgbẹ́ ń kàkùrá ní àtọ́ ni ó làwájú ọlọ́run ndị Kí ó jẹ́ kí ìwà àrùwá àbíkó wà lọ́wọ́ wọn. Àwọn ìsinmi nìsẹ́ wọ́n bá ìta àwọn náà níwà. Àwọn wá wa áṣà wọ́n ti jọ́ka wọ́n ní kí ni ìwà nábí Ọwá ṣe ti kúrù ní kí n jẹ́ ni wọ́n ni àti ìgbọ́ta sílẹ̀ èṣù tí bá ní mọ́ ọjọ́ bí ti máa náwó ah, ní ní àti ìgbọ́ta sílẹ̀ èṣù tí bá ní mọ́ ọjọ́ kájọ́ ìgbọ́ta sílẹ̀ èṣù

لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الكعبة قالوا هذا وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما المؤمنين رجال من المؤمنين رجال صدقوا ما عليه Ìjọba pé ìpẹ́ta yáyé ti wájọ́, nítorí ẹ̀ẹ́dẹ́ta lọ́lọ́ ń dára ẹ́.

Káwùwà Kùránì, káwùwà Ìsìláàmù Gbogbo wọn tí wọ́n jọ wá láti ẹni wọ́n yí dọ́ta àmì ẹ̀kẹ́ náà. Wọ́n á ní Màdínà, nígbà tí wọ́n gbogbo àwọn ayọ́ ti inú ilé. Àmẹ́ta Òwà àti olóògbé nǹkan oúnjẹ tí ó máa jẹ lẹ́nu ọjọ́ fẹ́rẹ́ ló pẹ̀lú àrẹ́bí ń pa sí náà. Kò tí ìlọ tí sí Ń bá jẹ́ ẹjọ́ tó sọ́ra fún mi wọ́n mọ́lẹ̀, tàtó wá farabalẹ̀ ó fi rẹ̀ balẹ̀, ìṣẹ̀kẹ̀ lọ bá náà ìlú ilé. Tàtó ọkùnrin ní ìwà ọ̀rọ̀ ó ní ànábì ní àdáàtù wà àdáàtù àrẹ ẹ̀fàlẹ̀ púpọ̀ ọlọ́run ní bẹ̀ẹ̀ ní sáré ẹ̀fàlẹ̀. Ọ̀rọ̀ ànábì bá ìwà tó ní mo ní yìí, ṣẹ́dá máa mi ni àbí èmi èmi wù èmi rí, ìyá máa pàṣẹ ẹ̀dẹ̀

wọ́n wọ pẹ́ńtẹ́ wọ́n wọ sọ́kí ìṣàjọ ìsìláàmù káàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn náà fi wọ́n ka pọ́pọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ka pàájá àjọ òṣìṣẹ́ náà báyìí ìwà ìwàrá níjà àtẹ́ni yóò bá wọn wí Oṣù wá tó rẹ̀ wọn bá nẹ́tọ́ ni wá pẹ́lá wà nẹ́bì tẹ́ ti bá tẹ́ fún ṣe. Ìbẹ̀rẹ̀ ìlú wọ́n ọ̀rẹ́ ọ̀rẹ́

Allah Allah, I just want to

oh, àpàtẹ́ sí òtítọ́ òtìgbà àjọ́wọ́dàgbọ́n wà bàtẹ́ sí òtítọ́ òtítọ́ kẹfẹ́fọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ Òtùgbọ́ ọ̀rọ̀ pàtẹ́ ní òtùgbọ́ òtùgbà àjọ́lá fún àpàtẹ́ sí òtùgbà ọ̀rọ̀ dàbọ̀ àpàtẹ́ sí òtùgbọ́ Ọlọ́dàkùn wá bàjẹ́ sí ìgbọ́, ó ti gbà. Ọlọ́dàkùn wá bàjẹ́ sí ó ti gbà, ó ti gbà. Ọlọ́dàkùn wá bàjẹ́ sí ó ti gbà, ó ti gbà. Ọlọ́dàkùn wá bàjẹ́ sí Alhamdulillah. Adákùn jama'a, àkíkún àwọn ní ìwé òun ni ọkàn tọ́ka iṣẹ́ àwọn bàbá wa

Níbo mi wà ní ọ̀lẹ́ láàárọ̀ ìjẹ́dá gbogbo ìdí ẹ̀ṣọ́ra tí ló ní ẹ̀rọ tẹ́lẹ̀ táwọn tó ń gbá mọ́ sùn báwọn àwọn òṣèlú ọlọ́run jáwọ́ láwọn tó ń fi wó sùn ọlọ́run jáwọ́ jẹ́rẹ́ àwọn ọlọ́run tó rán ní ìjẹ́rẹ́ wáyé kí lọ wọ́n mẹ́ padà kí ló dé ọmọ ẹ̀lẹ́ àti àwọn abẹ́lẹ̀bẹ̀lẹ̀ èé wọ́n ń pẹ yàrá wọn lápùn bóò tí pé bàbá wọn tó ti pè yọ́ lọ́nà lápùn mọ́sàwà lọ jẹ́ ẹbá ń tẹ́ ààrín náà

الله عليه وسلم صلوا على المصطفى صلوا على حبيب الله عليه وسلم صلوا على رسول الله صلى الله عليه وسلم حبكم فجدي الله صلى الله عليه وسلم tàbí bá bàbá àpapàpì àjíbádé àbíbá wọn tó gbọ́rẹ̀ pẹ̀lú ọ̀nà níjẹ́ tí wọ́n mọ́ ní àwọn àfáà yìí àfáà àwọn àti àfáà obìnrin tẹ́ fílọ́mọ́ iye wọn lápapọ̀ èrò ìgbé ọ̀nà náà ní pé kọ́rọ̀ tí wọ́n yẹ náà tẹ̀rọ ìgbé gbogbo àwọn ọ̀fẹ́ tí lápapọ̀ ni mo wí o bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ fún àwọn bàbá ẹ̀rẹ̀ rí jẹ́ mú dáadáa ní ẹgbẹ́ ọmọ àgbẹ̀yìnlẹ́yìnlẹ́ àríkúnú ọmọ torí ọmọ mẹ́rin ìyẹn mọ́ àkọ́kọ́ ọmọ ni ọmọ aṣojú èyí tó ẹgbẹ́ lójú bàbá ní ti ń jọ mọ́ bàbá rí orí gbogbo mọ́lọ́ ọ̀nà bá rí àwọn ọ̀sán ṣe ṣe ọmọ ọmọ ìrìn àgbẹ̀gbẹ̀rẹ̀ ìsinmi ọmọ ìgbẹ̀gbẹ̀ kò ní orí dáadáa bàbá rẹ̀ yóò dáadáa àwọn kí ni wọ́n lọ ilẹ̀ ní Odi méjì, ọmọ ẹ̀ta òun ni kò dá lẹ́nu bàbá, kò sì dá lẹ́nu bàbá. Ọmọ ọmọ pátápátá ń dánù sí sí ọmọ ọmọ nù. Ọlọ́mọ ìmọ̀ ìdánwò fún wa. Àkọ́kọ́ lè tó dá lẹ́nu bàbá. Ṣùgbọ́n omi ìtún bẹ̀rẹ̀ ọlọ́pàá ọ̀dá ní bàbá tẹ́lẹ̀. Nígbà tí bàbá pàpọ̀ tẹ́lẹ̀ ìjọba ìgbàgbà ẹkú olójú àwọn ènìyàn ní ti wọ́n lọ́wọ́ ẹ̀mù. Ìṣẹ́ ìṣẹ́ lọ́lọ́ ìlọ́tọ̀. Lọ́wọ́ bá bá tó yíwọ̀ tí bá bá rẹ̀ sí ní ilé ìyá rẹ̀ sí ní bá ń darí rí. Ọlọ́gbẹ́ ní àwọn ìṣẹ̀lẹ̀. Yálé ìyàwó ìṣẹ̀gbẹ́ pẹ̀kú. Ìyàwó ìyàwó dáná. Gbogbo àwọn akọ́kọ́ àwọn àwọn ẹgbọ́n àwọn àwọn àbájá ìsinlẹ̀ ìdájá ìsinlẹ̀ aṣojú ni ọmọlúrí ìsọmọlẹ́yìn ọmọlúrí ìsọmọlẹ́yìn ọmọlúrí ìsọmọlẹ́yìn ọdá láàrin ọmọdá ẹ̀rẹ́ ọmọlẹ́yìn ìsọmọlúrí owó tẹ́dára lójú ìyára àwọn èèyàn tí ẹ̀dọ́ kò bá bẹ̀lọ́ afẹ́ bá ń bẹ̀lọ́ ìyádà tí bá ń bẹ̀lọ́ ìyáwá látàrí bàbá wá sọ̀fọ̀ Gbogbo ẹwà sọ̀fọ̀ àyẹ́lọ́wà wà mú tó wà tẹ́lẹ̀ ìlú ìbáyìí ló ti mú mú ìgbò. Ogúnrò ní ọjọ́ ìrìnlẹ̀ ìlú. Wọ́n lọ mú lọ rí rí. Ọwọ́ àwọn akọ̀sọ̀ fún kí wọ́n á ní ó ti jọ kálùkọ́ máa wọ́n pẹ́sùn bá wà àti ní àti wọ́n náà kálùkọ́ máa wọ́n pẹ́sùn bá wà láwọn bí rẹ̀. Ọmọ mẹ́ta òun ni kò sí iṣẹ́ omi ọmọ, kọ̀dá lórí, kọ̀dá lélẹ́. Ẹ̀wá ilé tí ó gbogbo pé kéde pé sọ̀rọ̀ jẹ́ pẹ́ta. Òun lọ́lọ́ lórí ọmọ lélẹ̀ yìí. Ó dá lórí tó dá Gọ́ọ̀dẹ̀ ọba nínú ilé. Mọ́ mú ilẹ̀ ìgbẹ̀. Wà tẹ́ ń ká wọn bàbá ìgbẹ̀dà bá wọn yáyá ẹ̀sán rí ó gbogbo ọmọ ọmọ yàbátà láàrín. Mọ́mí òjò ìgbàgbàgbàgbà ojú ojú ojú ojú wá ní mọ́mí nígbà. Bàbá mi ti gbàgbàgbà àwọn òjò ìgbàgbàgbà. Ìgbàgbàgbà ọwá wọ́n wùlọ bàbá rẹ̀ gẹ́gẹ́ ọmọ ogun òjò ìgbàgbàgbà bá jẹ́ lè láwájú kò lè rí ti àtàwò sẹ́yìn àbẹ̀kọ́sẹ̀ àjíkájú àbí ajá máa gbámà àbáwọn ètò àbáwọn àkúrò ọdá ní àbí ọdá bẹ́ẹ̀ èyí jẹ́ kí wọ́n wá ní ìjọba jẹ́ kẹta ajẹ́kẹ́kì gbàtí àti ìdárí ilẹ̀ ilẹ̀ sọ fún mi Odò odò wọlé kí ìmìnà láti ṣe ní wọ́n sọ ọ́ nóró lórí dáa. Gbogbo dábára rẹ̀ àbá òfin ilé kí ní ọgbọ́ àti ajá àríyá ilé kí ní o, nítorí jẹ́ mi o. Nígbà wọ́n wà dájọ́, ìmínà mọ́ ní dájọ́. Yé ti lẹ́ ní adájọ́ ajá fún àárín ìgbìmọ̀ ọgbẹ́ mẹ́rin náà. Mọ̀rọ̀ láti wọ́n lọ dájọ́ ọ̀tọ̀ sí Sáláì Báwà. Ìwádìí dájọ́ ara wa kábẹ̀kù. Báyìí, wàhálà àmàdánà àti ìráyìí mi ṣùgbọ́n wọ́n mọ́ tó ilé ìmọ̀ dájọ́ yìí àti wọ́n náà tàwà ní kàmàtàkà ìdéwò orí ètò àti ah, wà ń lọ àtàdàlá tó wà láàrín àtàdàlú gáàmù fún lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n pàtàkì àtàwà ní pẹ̀lú òru ọlọ́ọ̀lọ́ Kọ́ra bá kí káwọn apá ọmọ ọmọ láti fún wá pàdé àwọn ìmọ̀ ọmọ apá ń bẹ̀rẹ̀. Gbogbo ọ̀nà ni a jẹ́ àmọ́ ìyàmọ̀ àmọ́ àti ọ̀fọ́ ìjọba jẹ́ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ wọn. Ṣùgbọ́n àkáwà ní

lọ́lọ́mọ yẹ mọ́kọ́ lọ́lọ́mọ yẹ kọ́kọ́ ojú orí orí ọmọ sí lọ́lọ́mọ yẹ orí ọmọ kọ́kọ́ ojú orí orí kan fílẹ̀ máa Ọlọ́run náà bá fẹ́ gbọ́n. Látòrí sí àdúrà lórí. Bàbá tó gbọ́n jẹ́ jẹ́ jẹ́ kálámbì tàbí tí ní kápọ̀ lọ́mọ́rọ̀ mẹ́rin. Bàbá kàmọ́ ìwà ìdàbí rí. Bàbá àgbàjájì. Gbogbo àwọn bàbá àbájọ́ tí wọ́n ṣe rọ́ الظاهر بسم الله يقول الله بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أنا أجل الله مدير المركز وجاء حبيب الله على العلوم وقع ومرغم جاري أقوى بجمع المنزل بالليل ìmísí bàbá mọ́tara wà ní ìjọjúmọ́ ní mọ́sí àtàbáwà àdébà ìbàdí ìdíìsì àti gbogbo àwọn ọlọ́pàá ayé àwọn àwọn alágbàgbà ọlọ́mọdà wọn láà akíwàbá ọmọ lọ́rí orí léwò ṣe ìhù ẹ̀tún ọdún lẹ́fẹ́ sí ẹjá fún kílẹ̀ fẹ́ sí ìṣẹ́ ọlọ́pàá lára wa àkílẹ̀ òní ni báwọn alágbàgbà náà kí wọ́n mú ìdẹ̀rẹ̀gbẹ́ wọn gbé dáwà wọ́n gbà fún orí olóòrùn ọlọ́wọ́n lápá Mẹ́jẹ́ kí lórí ó kàjẹ́ ohun, akíbàwà àwọn ni, ìyọ́n màlẹ́, ìyọ́n gbọmgbà yìí, ọwọ́ ajá náà, ó àwọn àwọn bá sí ìgbà yìí, ó àwọn àfẹ́rú àti gbogbo àwọn ọlọ́run pé lọ dáadáa ni, wọ́n jẹ́ ẹ̀ṣọ́ Ìlọrin àti ọ̀ṣọ́ Ìlọrin. Nínú àwọn ẹ̀ṣọ́ Ìlọrin àti ẹ̀ṣọ́ Ìlọrin ọgbọ́n wà àti bàbá àti bàbá àgbà àti gbogbo àwọn amúgbálẹ́pẹ̀ wọn àti kí gbogbo wára lápapọ̀ láì tábí kan sí kíkí náà dáwà tí wọn mú àáfíà dẹ́kìrì yìí àáfíà fi tọ́lọ́dọ̀ ọlọ́run àáfíà lẹ́tàwọn tó ti lọ́lọ́ àáfíà lẹ́tàwọn pàtùkù àáfíà tàbí lọ́rẹ̀ gbogbo wára àáfíà tàbí gbogbo lẹ́gbẹ̀ẹ́ àti àfáàdé gbọ́mọ ní Al-Qur'an lọ́lọ́wọ́ tí ó torí orí ọlọ́wọ́ jẹ́jẹ́ kò sí máa dáadáa kòrò sọmọ kanáà láwọn pàájú ní lílọ àrí ẹ̀ tó méjì bàbá wọ́n pàkájú ní ìlú mẹ́lọ́lọ́ àwọn ìpínlẹ̀ láàrín ọ̀tẹ̀ bá wà rárá sẹ́gbẹ́ kò sí sí ọmọ ọmọ ní wọ́n lọ́pàá rẹ̀ fún ìyá rẹ̀ pàájú ọmọ náà dáadáa wọ́n bá yà rẹ̀ wọ́n sọ ìgbìyà lórí ìpẹ̀sìtò wà láwọn ti tọ́ dàgbà ẹgbùn yẹ àwọn ọmọ sí sí ọmọ ọmọ àwọn ọmọ tí wọ́n kó yìí láti ilẹ̀ ìgbà yìí Alkùránì náà kò pé méjì o látàrí ọgọ́rùn ọdún mẹ́lú lè sí. Ẹ́ ọgọ́rùn ọdún kẹrì Alkùránì láti fẹ́lẹ̀. Fáàlẹ́ mọ̀ ọdún mẹ́lú ọmọ wáyé wáyé lọ́sà. Tí gẹ́gẹ́ ti lé mẹ́ Bí ìbá dáadé ọ̀sẹ̀lẹ̀ lé Ẹni tí mo gbé ọjọ́ ìṣẹ́ ìgbé fún bàbá ọmọdá járí, òun ni mẹ́jẹ́jì wọnú ẹ̀ láti láti gbàgbà yìí. Mẹ́jẹ́jì lọ wọnú ẹ̀ ní ilé ẹ̀lẹ́ ìtàtàkùn láti ẹnìkan láti tọ́wádìí tí ń dín dín ní ìyẹ̀kì àti ìyẹ̀kì ẹ̀sùn. L'Amẹ́ríkà, ẹ̀yìn náà gbàbẹ̀ wọ́n ní kókó ní pásítọ̀ kan ní àwọn jẹ́ ọkọ̀ Ẹlá àwọn akẹ́kẹ́ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ wá wá wá látàgbàgbàgbì. Àti ni wọ́n lọ sí ha, ọlọ́run wò nínú lè rí ìlàwó. Dákùn onísìnkú ni ọ, wọ́n tẹ́ Tọ́bá ilé tọ́lọ́wọ́ tó wá pàpọ̀ àìnà mẹ́jì ó jí jọ́kì. Mẹ́jì ó jí kàkà tètè pàárẹ̀ lẹ́ni. Tètè pàárẹ̀ lẹ́ni. Ìjọba ìsàrí bí. Ìmìnà ní àwọn ọ̀sọ́sọ́sọ́ ìwọ̀rọ̀ níjẹ̀ bí lára tí gbogbo ọmọ ìjọba gbé wọ́n wá ìwọ̀n gbogbo àwọn ìyẹn dàmà kó sí gbogbo àbáyé wọ́n lọ́wọ́ láì náà níjọ jọ ń dẹ̀kẹ́ sí ní mú sí ní jẹjẹ jẹjẹ gbogbo Ìrìn wọn wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n rẹ̀, ọwọ́ lọ́lọ́gbẹ̀ wọ́n wọ́n tẹ̀kẹ̀kẹ̀. Àkùnrin náà wọ́n kéyìí ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ Wọ́n wá mọ́tò rẹ̀ mọ́tò rẹ̀ mẹ́wọ̀n. Wọ́n wá ìwádìí sún náà mú ìpàdàdà. Olùsìn báyìí kan náà ní ìlẹ́gbẹ̀ẹ́gbẹ̀ kan wọ́n.

Ẹni bá tẹ̀lé ayé ẹ̀bá تقول يا بيت ما القرآن كلام الله لتبني الله عليه وسلم اتقم ربا ونلوني أتقوا ببلوني سيما تقول تنتهي جديني الله القرآن وزنتهم جديني الله القرآن كلا سوا القرآن كن اللي وتقوا القرآن كن يعوضا شيء القرآن kí ọmọ àbàbọmọ́ òun pẹ̀lú àtàwọn lọ́wọ́lọ́wọ́ báyìí ọjọ́ wà sí kí àpá àti nílùú káwà àpá àtàjí ẹwà àtàkùn àríjá ẹwà àtàkùn àríjá ní ẹ̀ẹ́dẹ́gbà tó jẹ máa ní nǹkan jẹ ọdún márùn-ún àwọn ọmọ wọ́n ní Tanzania ìlú kan Tanzania nílẹ̀ ìyá kankan kìráàtì lọ́wọ́ fẹ́ǹkọ́jẹ́ máa ọgbọ́gbọ́n láti kìráwà lọ́wọ́ ọmọ rẹ̀ wájá ọmọ tí wọ́n láwọn lájú báwọn máa ń lájú lẹ́tí ọmọ ìyàwó wájá ọmọ ọwọ́ tó kò tó pàtó ó sì wọ́n tó tí ó Ọwá sọ fún ìyá rẹ̀ pé ọmọ ìbí ń bá ìsọ̀rọ̀. Ìyá ló fún àgbọ̀ ọba tí inú inú wá já lùkùrá àdìsàmọ́yẹ. Wọ́n láì ní ìpọ̀jù kí ló dé? Wọ́n já lùkùrá àdìsàmọ́yẹ bí wọ́n lọ sọ àkùránì mẹ́lẹ̀ yá rí kùránì lọ ọ̀dà mẹ́lẹ̀ olóko ọ̀dà mẹ́lẹ̀ yá rí àtúnṣe àkùránì olóko ẹ̀rọ

Tí ìlà àtàrí ọlọ́run, sáà pàtàkì ọlọ́run rẹ̀. Àtàrí kẹ̀kẹ̀ mí mí mí mí nílé nínú ilé ìjọ ọ̀pọ̀ rẹ̀ lọ. Ẹlọ́run wọ́n pàtàkì ọlọ́run. Gbogbo Omi ní mẹ́nu ara wọn ọ̀tá lára àti àti olóbi tí ọ̀fẹ́ ọ̀fẹ́ wá ní. Kó dájú bá ní fún àpàlá ń wà ní ọjọ́ ìpínlẹ̀ lọ́kẹ́lẹ́lẹ́lẹ́ tó bẹ̀rẹ̀ àwọn yóò tó gbogbo àtàkẹ́lẹ́ wọn. Wọ́n ni wọ́n ni wọ́n lára wọn. Àǹkọ́ni tí wọ́n ní lára àwọn mẹ́rin ni wọ́n jẹ́ bí ẹ̀wọ́ àwọn àpapọ̀ àmẹ́rin ní ìwọ̀. Mo fà ń fara ní ìwọ̀. Mo fọ́lọ́ ọlọ́pẹ̀ àpọ̀ ọ̀sẹ̀ Kí ni àtọ̀rẹ́ قال محمد صلى الله عليه وسلم القرآن كلام الله تعالى أنت يا رب بلين بما تطلبون ìròyìn àwọn ọmọ tí lọ náà aláyé ẹnu wà ní ìtàmúdé òkúta ìgbésí òkúta ìgbésí tàbà wà láyé wọ́n tàbà lè ní àpàdà Orígun ayá látàtà lóòrùn. Ọlọ́pí mọ̀ àwọn àmì ìrìn Gbogbo tẹ́kínọ́lọ́jì tọ́wá tẹ́yẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ ti àgbọ́n lọ́jì. Ìyá máa sọ́rọ̀ إن استطعتم أن تنفذوا من أملاء السماوات فانفذوا أما لا تنفذوه إلا تنفذون نبغي وقتكم Àríkàlọ́gbọ́rọ̀ ọdún sáàbà, bọ́kọ̀rọ̀ ọdún sí. Àríkàlọ́gbọ́rọ̀ ọdún sáàbà, bọ́kọ̀rọ̀ ọdún sí ọba gbé sí ẹ̀lú. Ọ̀rọ̀ rédíò, yóò rí jùlọ fún náà pátámọ́ àrùjú tẹ̀lé mọ̀kún, annáná tàbí ayá láyò sí ayá láyò sí nù. Ọlọ́run láti dábà kan sínú lẹ́lẹ̀ fún tí ó mọ̀ bá yìí sọ̀rọ̀ ọwọ́ tó sẹ́tọ́láì Tábájú ti kàrẹ̀ láptọ̀pù tàbá ti gbọ́dọ̀ ní gbogbo jẹ́ láyé láyé àti ẹyẹ títú. Kò sì sí ń tọ́fà tó ń fi pẹ́ ẹ̀ tó ti sọ́nù kùránì kàrẹ̀. Ní pé أيحسب الإنسان أن يقتل أمامه بلى قادرين أن نسوي بنانا بل الإنسان على نفسه بصيرا ولو ألقى معاذ Tẹ́rọ ìpínlẹ̀ àìsàn tó ṣe fún un, tẹ́rọ pé àìsàn ìlàbárí Nàìjíríà yẹ́ ni, ìgbéyọ́pàá, orílẹ̀-èdè gbogbo ọmọ nípa ayé àti ìkaná àti ìrìn ilẹ̀ fá ìgbẹ̀lẹ̀ lápọ̀ Ìgbẹ̀lá àpòjọ àpòròjọ fún àpòtò na ilẹ̀ ìjẹrẹ ìsàdúrà yóò sọ́pọ̀. Èyí tẹ́jì bàbẹ́ bá lè ní ìsinmi yóò fi ṣe é fìrà àwọn ọmọ. Wọ́n jẹ́ kí a máa ọmọ bàtà tí a máa tẹ́ fún ìdí olóògbò àwọn fọ́tò yí àkọ́kọ́ bí okùn fọ́tò òdí tẹ̀lẹ́sàn èyí ó tó kó nulé rẹ̀ nulé tẹ̀lẹ́sàn ọ̀nà ọ̀gá ẹ ma wá rí nípo ayé òun nìkan ló tún kóyà rẹ̀ ọlọ́wọ́ kúrò àti ẹwàjá ọ̀tẹ́wà kan ó ti kú láyé ó ti fi ẹ̀ká pọ̀ àwọn aláyé nìkan ló kó kìí rere dáadáa yóò sọ àbúrú ma níwọ̀n tó wá sí ilé ó Kó ṣọgbọ́n tàbí lẹ́gbẹ́ sí. Láàrín àtòṣùpá, àtàtẹ́gùn, àti ilẹ̀. Tẹ́rẹ ilẹ̀ kámẹ́rà ìdára rẹ̀. Oòrùn tẹ́rẹ òun ní orí ibi èdè, ní ilẹ̀ ní pẹ̀lẹ̀ èdè, ní fún ní àyíká ìdè. Atẹ́kùn tí ń fẹ́ òun ní gbogbo

Ẹ̀bá tó jọ ọba ẹ̀rì tí wọ́n gbàgbé ìlú gbogbo ẹ̀rì gbàgbé ìlú kákàá. Nígbà àwọn ẹgbẹ́ ẹ̀rì kan yóò tó sùn gbà wọ́n gbogbo nílé ìtọ́bíyàwó ní ìdára, wọ́n pálùkù á nílé sí ní أفلا يتذكرون القرآن وما على قلوب أكفالها Ọjẹ́ kọ́rẹ́ntì àfẹ́ ọ̀díyẹ sáà ní kí ń tẹ̀lẹ̀ ló jẹ́ ìyà lọ́bẹ̀. Wọ́n lẹ́ ẹnìkan lọ́wọ́, ẹnìkan sọ̀bọ̀, ẹnìkan síná, ẹnìkan sí ìgbẹ̀kan náà alùpùránì, àwa wá pàtẹ́ àpàdù náà. Akẹ́ndọ́gbọ́n

democracy kò ní ìtumọ̀ gẹ́gẹ́ sáǹfàní ẹ̀kọ́ndẹ̀ yóò ní wọ́n yẹ̀ wá jẹ́ ẹjọ́ àwọn ìrúkùn ṣáàbù ìṣà kí àwọn yìí káṣe yìí ní ìjọba papọ̀ kápẹ́jọba kalẹ̀ wọ́n wá pọ̀

Ọwọ́ àti ìrìnàmẹ́rin pọ́ọ̀tù lọ ìrìnàmẹ́rin ọ̀pọ̀lọpọ̀ àpá àti ìjọwà kò ní àwọn ìrìnàmẹ́rin darapọ̀ máa wo. Wọ́n ti darapọ̀ mú sí ó ti darapọ̀ máa jẹ́. Wọ́n ti darapọ̀ ẹ̀jẹ̀ nú. Wọ́n ti darapọ̀ mú ó tó lẹ̀. Ẹ́ra pàtàkì ọ̀tẹ̀ pàdé. Àdàbà àti ìdógó. Àdàbà àti ìdíkínú. Ọ̀sán yìí. Ìdẹ́mọ̀ ẹ̀dá. Ṣígídí

ولو كان من جهل غير الله إلى وجده في اختلاف كثيرا فلا تجعلنا القرآن ولو كان من غير الله وجده في اختلاف كثيرا wòrí pé. Àbàlá lọ́dọ́kọ̀rù lálùkúrù ààlà. Wàláwọ́lá lọ́lẹ́ni jí bá rí máa ti náà jọlọ òkè ìsìkítì láàbà òtẹ́sẹ̀ òwúrọ̀. Ọ̀tún ara wa, ta ti padà wálé, ń gbọ́nilé, ọ̀dọ́ ọlọ́run gbogbo ìlú ègbò lọ ìtàní ìjọba àbáwọ̀dọ̀ sọ́dọ̀ ọlọ́run jọ́nà ìwọ̀n padà wáyé ọ̀lá ìlànà láti ọgbà bá ilé ilé ètò sí lọ́dọ̀ ọlọ́run ọ̀gá ilé ilé ètò sí lọ́dọ̀ ọlọ́run ọba ìlú rẹ̀ ètò kò sí lọ́dọ̀ ọlọ́run gọ́gùnà ìlú rẹ̀ ètò kò sí lọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn gọ́gùnà wá ìlú lọ́rọ̀ Àti bàbá ọba ọlọ́rọ̀ ọ̀rẹ́ta ilé àwọn ọmọ ẹgbẹ́ ti wà ní ẹni àti gọ́ọ̀nà àbùkọ́lá àtẹ́yìnlẹ̀ ẹ̀rọ dìbò ẹmọ́jẹ́ ìlú lọ́dà mọ́ ọlọ́run nígbà mọ́ ẹmọ́ ẹmọ́ ara rẹ̀ kò dáadẹ́ wà ẹmọ́jẹ́ ìlú ọdún gbọ́ ẹmọ́jẹ́ ọ̀nà ọ̀nà ọ̀rọ̀ ẹnikẹ́ láyé ọlọ́run lójú ọ̀rẹ́ ìfẹ́ fún wa ọyá wa ní àwọn kan lọ́là lọ́nà ọyá wa ní olùsù àdàbá àdọ́wàtí àdáláwò àdàjẹ́ àdózó àtẹ́mìrì àdólógó àdárẹ́jẹ̀ lọ́nà rẹ̀ sáàpọ̀ sáàpẹ́ ọyá wa lóní Bọ́bá bá tó tó mẹ́ yóò rí orí ẹ̀sẹ̀gbẹ̀rẹ̀ yóò bá ọmọ ìbílẹ̀ láti máa wòrán láàbá tàbí. Yá ayé àjìnà يا أيها الناس وإنما تبون إنما كنت حكوة مولا بجارة وسبدات قالوا مو يجب إدادة إنما جرات وضعي أهل بيت أما هو إنما كنت حكوة أيما يكون ودوث المدن Èyàn ló tẹ̀lú àwọn àpá àdíkà bá pàdé ká tọ́jú ẹ̀, ẹ̀fìkẹ́ ní ilẹ̀ ẹ̀fẹ́ ti jẹ́ gbádùn lọ́nà. Owó náà ní ìjà ọjọ́ akákọ́wọ́lá àwọn àbúláwọ́jọ́ lọ́gbàgbà. Ayé máa yí kò ní òdúrósójú kan. Òdúrósójú kan. Òdúrósójú kan. náà ọ̀tà Sàmàníyà. Lẹ́yìn kan mẹ́jọ láyé yí kò ní lérí. Tọ́bá yí kò ní, tọ́bá yí

ẹlòmí tó ní ẹmà ń gbà tí wá gbà kalẹ̀ ẹ̀rẹ́gẹ́ ìbànújẹ́ ìjọ ọjọ́ ọdún ọjọ́ kejì ọjọ́ ìbànújẹ́ táà àwọn anẹ́kọjọ́ ìbànújẹ́ ọpọ̀ ìjọ ọdún ní ká ti ti sẹ́jọ́ ìbànújẹ́ kalẹ̀ واجتماع وفرقة اجتماع Èyí ó kún kájẹ́ ọjọ́ kújọ kan wọ́n fórí pàtàkùn ọjọ́ kọ̀lá ọmọ kéwú mọ̀láíkà tó pọ̀ wà mọ̀láíkà dáhùn bí ó ti kàn wà ní ilẹ̀ ìjọ kan kálùkù ọmọ ìjọba ti ká má fàáyé wájẹ́ lórí láàmú Gbẹ̀rẹ̀ ọlọ́run bá pẹ́ sílẹ̀ fún akọ́lọ́mọ́ta gbẹ̀rẹ̀ rí wá. Láti ayé ní wà, President ọ̀hún wọ́n ní bàbá Gbídámbọ̀ fún iye ọlọ́run wọ́n. Ọlọ́run Gbídámbọ̀ fún àti bàbá kátọ́wà gbọ́lọ́pọ̀ gọ́ọ̀fẹ́ ọ̀kan kátọ́wà gbádùgbò ọ̀kan ẹlòmí ìhàn àdúgbò ẹ̀ lẹ́mà débi wípé wọn mọ́ ní ó ti ṣe kájẹ́lọ̀ wọ́n ní ǹdẹ́ni ó ti dìbò ẹ̀bẹ̀ ní ẹ̀bẹ̀ ní ẹwà lẹ́wọ̀ tó kọlù wá níbi ọdún mẹ́rin àpárùn pé ìgọ́ gbogbo lè ìta ìsànkún gbóò ni ó ti ní rí bẹ́ẹ̀ abẹ̀yìn àpá Kọ́lọ̀ ọmọ mẹ́tò sọ́kà wọn tí ó dìbò yìí ooo. Kọ́lọ̀ ọrụ ti yẹ ní fún wa ooo. wá kárí ilẹ̀ Yorùbá, kárí Nàìjíríà lápapọ̀. Wọ́n ó fẹ́rọ̀ wà ní Problem

Ọlọ́run ní fún ìfún ẹ̀dá ọjọ́ owó tẹ́kẹ́ sí ìfẹ́ ayé rí ní ọdá yìí láàpùpọ̀. Wọ̀lẹ̀ á kí ọkọ̀ tètè máa. Àláìrà wá tún méjèèjì. آخرة الدنيا وآخرة الآخرة آخرة الدنيا ألا يعتي أتبطني جلس وآخرة الآخرة ألا يعتي آتيات الدنيا هي العاقبة في النفس والإحسان Tolóògùn, ọlágbára, ọlájẹ́ ẹgbẹ́ nínú ká nínú agbólé, òun làjẹ́ ẹ̀rẹ́ kó ní olójú, ẹni ọba yóò sàbápọ̀ tó wọ́n sàbápọ̀ rẹ̀ ní ọdá kọrọ̀tí ọ̀la, ọdá kọrọ̀tí ọjọ́ alẹ́. Kó sì rántí ọjọ́ ọkùn kí ó sẹ̀rẹ̀ ìlú Ọlá ọlá ìgbàtàbà bọ́. Ní ẹgbọ́ bọ̀rọ̀ ọ̀rùn àwọn tààrí wọ́n bá àtún ogun ajílé wọ́n fi rọ́ọ̀tún wọ́n fi sàkún àti ìrọ̀sẹ́wà rọrùn wà jáyìn àtún. Ẹjẹ́ rẹ̀ ẹmẹ́jẹ́ nìkan bọ́ o ẹmẹ́dáwẹ̀ ọdá bó o ẹmẹ́dáwẹ̀ ọdá láàá o mọ́sọ́lágá kájú ní wọ́n ni wọ́n mú iná ilẹ̀ ẹ̀dìbò ẹ̀jìdì àwọn ẹ̀nẹ́ta ilẹ̀ ni ó gbé ní ẹmọ tàbí àpòwọ̀ ọlọ́run ọ̀fẹ́ dẹ́pò yìí èmi ni wọ́n fẹ́ jẹ mínísà èmi ni wọ́n fẹ́ jẹ nọ́rẹ́bù èmi ni wọ́n fẹ́ jẹ gọ́ọ̀nà ògún ẹjá jẹ tó ní pẹ́mìnà bá ráyè moríṣẹ́ ọlọ́mọdé àwọn èèyàn lórí orí látara mi nítorí pé ọkùnrin wá pàjẹ́ báwọn èèyàn ẹ máa fi pàdé ẹyẹ o ìwọ̀n ni ìdáyé náà àkẹ́ àmà fúrú jù bẹ́ẹ̀ lọ Fàámà sọ́lá àrùhá wọ́n jẹ́ jẹ́ àrùhá àyàlẹ̀ àáríyà. Ẹ̀yìn tàbí ẹgbẹ́ àwọn ọmọ ìyọmọ̀ oúnjẹ́ ìyọmọ̀ bọ́ ìṣẹ̀lẹ̀ mẹ́lẹ́ àbọ̀. Wọ́n gbádà lè lọ, wọ́n gbà pàdé lọ, àwọn ọmọ gbádùn, èyọ́ ma bàyà, ẹ ma pàyà. Lé dáadáa táyé ọlọ́run àti fún wa. Àdúnyà màtà ọ̀rọ̀ àtàlàyé wọ́n bá ẹrù màtà àwọn alòmínà. Àkọlẹ́yẹ tàbátẹ́ bá nínú ọjọ́ òní jẹ́ gbẹ́yẹ ẹjá fi mímọ́ nìbọ̀ ó dé ní. Àdínú sàlámù. Ẹ̀sìn tẹ́rẹ píìsì ni àlàáfíà jẹ́ eré agbùngbà eré awéláwà ní ah, ah, ah, àwọn àwéláàrí ààrẹ àkàwọ́mọ́yà àkàwọ́mọ́yà àwọn ìwọ̀n náà àwọn kẹ́lẹ́ àwọn ìsàlàbí àwọn kẹ́lẹ́ ìsòfin tẹ́bà sí ìdílé àti ìdárú ọjẹ́ tọ́lọ́ta nẹ́bìnà ìfẹ́ ẹnu lókù mọ́ mọ́ kí ó jù ọlọ́lọ́lọ́ àtọwọ́ gbígbà àtàwọn ìta pẹ́ kò sí bẹ̀rù ọlọ́run gbogbo sẹ́ta àti ìta àti ìmọ̀ وكمال المدعي نزعنا Náà ni ká gbọ́ ọ̀tá lọ́wọ́ wa, kí lé ọ̀tá, kí lú ọ̀tá lọ́wọ́ wa. Kẹwàá wà bá wá tàbí ìjẹ́ ojú àìní ìgbóde tó lọ ní ìjàjí gbogbo ẹ̀. Ẹwọ tí ó tó tó, ẹwọ bàbá aláwẹ̀, ẹwọ bàbá aláwẹ̀, ẹwọ bàbá aláwẹ̀, ẹwọ bàbá aláwẹ̀, ẹwọ bàbá aláwẹ̀, ẹwọ bàbá aláwẹ̀, ẹwà bá alárayá ẹwà bá tàrà ẹwà bá adúrú ìkẹ ẹwà bá ẹlẹ́ ẹwà bá sátápù gbígọ́ rẹ̀ ẹwà bẹ́ ìwọ̀n ti rà àwọn táwọn bá bẹ̀rẹ̀ tí wà táwọn tó wà ní ìbúra wájú táǹtẹ́ ti káàrẹ́

jẹ́ kí ẹ̀ṣọ́ kalé kí ẹwà ó kalé lára ọkùnrin kẹwà ó kalé lára ọkùnrin náà ní kó lójú lójú ọwá lẹ́wà ọwá rí ọgbà ìyálẹ̀ ọmọ ọmọ bálẹ̀ olójú ìtọ́lọ̀ tó fọ́ lẹ́wà ọ̀ndọ́lọ̀ lẹ́fẹ́ kí ló fún mi sí وجلالنا Ìjọba ìrìnà àjáde ẹ̀bá lóòrò ẹ̀kùn bí kún kan dé tún lé bàbá rẹ̀. Ó tún lè dápọ̀ ẹbá tún lọ rí ilé ní ẹmẹ́jì ó gẹ̀ẹ́ ó. A máa tí gọ́ọ̀nà wà ìṣẹ́, mo fẹ́ kó Kwara tàbí Saudi mo fẹ́ kó tàbí Cairo mo fẹ́ kó tàbí Libya òun ni ẹgbẹ́ sẹ́bẹ̀ ní ẹmọ́ jẹ́jẹ́ pé fógàmù tara ilé kan ẹlọ́pọ́lí London ẹlọ́pọ́lí America ẹlọ́pọ́lí bàbá ilé ìpẹ̀lẹ̀ àbí ayé lóṣẹ̀ àwọn tẹ́ lọ́pọ̀ lẹ́sìlú wọn wọn ọmọ àmà aláàlẹ́ ìlú wọn ni wọ́n ẹ̀yìn tẹ́ lọ́pọ̀ lọ́mọ àdèjì Àlọ́wà dùdú ìyá tó mú ọjà ìyá tó mú. Àmọ́kọ́lọ jẹ́ ìyàwó lọ jẹ́ ìyàwó ọkọ̀ náà tó kọ̀ rí. Wà parí wá tó sánà bèèrè ọmọ ọmọ. Ìkẹ́dẹ̀kọ́lọ jẹ́ agílára ìyàwó ọjọ́ jẹ́ agílára ọkọ̀ wa.

والمتعة في لمن يرضى أيهم رسولهم فيعبرون Wọ́n Ní ẹ̀mọ́ wá ń kékeré bí i ṣe ẹ̀mọ́ sí kí tí ó kẹ́mì ó bèèrè lọ́dọ́lọ́gbẹ̀rẹ̀ ogun. Wọ́n ní bá ìrù tẹ̀rẹ̀ ogun bá ń sáà dákí. Alẹ́ ìmọ̀ náà wà ní ìjàrá tó. Ìmọ́lẹ̀ ìmọ̀ náà ẹjẹ́ abẹ́rù ọlọ́run. Á tó báyìí. Ọlọ́mọ́sá pàdùbárkà sí ìtàǹtì. Àbárkà sí wọ́ ìkẹ́ ọlọ́run ló dé, àánú ọlọ́run ló dé, ọlọ́mọ́sá wọ́n lábẹ́ nípa àmọ́ta fún rẹ̀ àwọn táàkùn wé ẹ̀rí lórí ọlọ́pàá tí wọ́n kàn bárkà ọlọ́pàá ni wọ́n kàn bárkà inú tọ́lọ́pàá kàn bárkà ayé lójú òjò náà jẹ́ bárkà ayé Ẹ̀mú fèrè kan fún ọ ní

Àti ó bá yàrá Allah. La ilaha illallah. Allah

Ọjọ́ mi ọjọ́ akẹ́lì ọjọ́ akẹ́kọ̀ọ́ ọjọ́ ajé ọjọ́ àmẹ́, ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún ọjọ́ ẹgbẹ̀rún

Thank you. Ọkọ̀ rẹ̀ máa jẹ́ sí ni ọyìn àádẹ́. Ọjọ́ aláàlá ọmọ fi kí ó Ọjọ́ ọmọ fi kí ó wúlẹ̀ Ọjọ́ ọmọ Ọjọ́ ọmọ Ọjọ́ bẹ̀rẹ̀ Ọjọ́ ọmọ Ọjọ́ ọmọ Ọjọ́ ọmọ Ọjọ́ ọmọ Wọ́n ni ẹ̀jẹ́ tó fẹ́ ìtọ̀. Ní kẹta láàmù ọ̀la. Ní kẹta láàmù ọ̀la. Ní ìhùn yára pàtàkì yára bí i يا رسول عليك صلاة الله يا سيد القوم عدلا يا رسول عليك صلاة الله عليك صلاة الله

yìí. Ìmúsùn ìyẹ́ ìgbà tàbí ìgbà Àṣà ya mọ̀ tó dáàrù tó fẹ́ pàdé. Àṣà ya ẹ̀mí ìbáṣíjò tó mọ́ Àbí ní ìrìn àrí, màtàkùn ìjọba kọ̀lọ́gbà ti ní ìjọba ولو التفريد وعلي لم يعقد يا نبي رسول الله كما يكون كما يكون الله يقول أليم يقول النور يقول يا مجيد وعدوها يدوم يا تعدوها منورا أجيب الدعوة يدوم Ọba ọ̀rọ̀ ọ̀gbẹ̀dà Ọba ọ̀nà ọmọ àfẹ́dà rẹ̀ lọ́lá, ọba ọ̀nà ọmọ àfẹ́dà rẹ̀ jíjì. Mo fẹ́ láwọn yíwa bó dẹ́ta rẹ̀ ṣe, ọlọ́run dákùn bí wà bèèrè nú, ọba Dáàbẹ́ǹdì wà ṣe ìtẹ́lọ́. Àbàṣọ ìbẹ̀lọ́. Àbàṣọ ìbẹ̀lọ́. Bàbá wa ti bá dé. Bàbá wa ti bá dé. Àti lè bá dé yìí. Àtàwọn ìyá wa. Àtàwọn ìyá wa náà. Wọ́n jẹ́ ìyàwó wa. Àtàwọn ẹ̀gbọ́n wa. Àtàwọn àwọn àbábìláì. Àtàbí ilé bàbá, ilé àbúrẹ́, àwọn ojú méjì Eh, eh, ọmọ àjíwọ̀n àwọn olóòrùn kan, ajá àmọ́lẹ́ ọmọ àwọn olóòrùn kan. Òun lọ wí ìgbà àtàlátà bẹ́ẹ̀. Àtàlátà bẹ́ẹ̀. Ìgbà àgbàjọ́ Orí àwọn kírísítẹ́lì ó tún sí ẹ̀yẹ́. Àwọn ìgbà ọmọ ọ̀rẹ́ ni wà lókèrè ní. Àwọn ẹlẹ́gbọ́n ó tún sí ẹ̀yẹ́. Ẹlẹ́gbọ́n náà mọ́ gbogbo ẹ̀yí tó dáadé tó wá dáadáa ìsìnra wọn. Ẹgbọ́n ní ìsìnra wọn. Àtùkú ara. Àtùkú ara. Ìjá máa tẹnumọ́. Olójá máa tẹnumọ́ bẹ́ẹ̀. Olójá tó bá jẹ́ iṣẹ́ o. Onípa bọ́ra jẹ́. Onípa lẹ́yìn ìsánà jẹ́. Onípa Nàìjíríà. Abẹ́ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد خير إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إلا في قريش إلا في مدرسة الشرع والسيد فليعبدوا رب هذا البيت الذي أتاهم بالجوع وآمنوا يقرؤون صلوا على النبي الكريم